بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد أدوك فون الله سبحانه وتعالى أتريك أتي عليكم إجيران بفون النبي محمد صلى الله عليه وسلم أمر عليه وصحابه àti gbogbo ẹni tí ó ma fi ìlànà rẹ̀ ṣe ìlànà tí ó sì ma fi ojú ọ̀nà rẹ̀ ṣe ojú ọ̀nà títí tí Ọlọ́run Ọba subhanahu wa fi pa gbogbo rẹ̀ so a nínú tíra tán bá lọ tíra mukhtasaru sírati sírati nabi àbí sí sírati rasuli ní wọ́n méjì síratu mukhtasaru sírati nabi ti alhafiz abdulghani al المقدسي so ibi tá dé òun náà ni ibi tí wọ́n ti ń sọ pé annabi sallallahu alaihi dó ní maka fún kíni fún 13 years so tó ń sọ fún òun náà ló sí kíni òun náà ló wá asá nípa òun ló tẹ̀sùn ọjọ́ so ma wọn olùmọ́ ma ń dákọ ọ̀rọ̀ míì nítorí kíyàn fi mọ̀ pé ọ̀rọ̀ míì wà ń bẹ o torí tó bá lọ jákan lójọ kan so so wọ́n sọ àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní 13 years tán nabi sallallahu alaihi wasallam wà ní maka torí pé tíra al-Hafiz Abdul-Ghani al-Maqdisi Mukhtasar Sirati an-Nabi yu'tabar ka matn èyí bí matn ni ó kàkù so in reality kọ́lá tí yẹn bá lè ha kí yẹn ha so tí yẹn bá lè lè ha gbogbo fannu tí yẹn bá fi ha nasuru a ìmọ̀ yóò dùgà so tí yẹn bá lè ha kí yẹn ha so tẹ̀sùn wá tó ó ní ó dàpọ̀ ní ọ́díò náà tí wọ́n kà so tí yẹn bá lè ha nǹkan tó wà pàgẹ́ ni so yóò fún yà ní nípa síra nabi sallallahu alaihi wasallam so tí a bá mọ̀ túnú mìíràn nípa síra nabi sallallahu alaihi wasallam irú Urjuza so but eléyìí torí pé nazmu o ma ń rọrùn bọ̀ fáhmù rẹ̀ ma ṣe kíni ní ma fẹ́ lè ń gbà mí bọ̀ nasru o ma ń lè bọ̀ fáhmù rẹ̀ ó ṣe kíni yóò dúró dáadáa kódà kí wọ́n tó kọ sáàrùn ti mọ̀ gbọ́ yìí bọ̀ tí bí tó ti ń sọ kan bí orin so èyàn lè mọ́ bọ̀yọ̀ so àkílùkọ̀ interfíwọ́n wò nìyẹn pé nígbà tó ṣe pé al-Hafiz Abdul-Ghani al-Maqdisi wọ́n ni so wọ́n ṣe ní sókín fún àwọn ashabu wọn kan lè mọ̀ nípa Ànábì sallallahu alaihi wasallam so wọ́n wo ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ so kí láwọn kan tán Ànábì sallallahu alaihi wasallam ṣe ní 13 years àti kọ́kọ́ sọ fún wa ní pé lẹ́yìn ìgbà tí wahyi sọ̀kalẹ̀ sí Ànábì tán Ànábì bẹ̀rẹ̀ so da'wa ní gbogbo sirriya so sirriya Ànábì sallallahu alaihi wasallam bẹ̀rẹ̀ sí ń pè àwọn èèyàn so láàrin ara rẹ̀ so one on one bá wọn sọ̀rọ̀ Ọlọ́run ọba pè wọ́n sójú ọ̀nà Ọlọ́run ọba bá wọn sọ dódó pè wọ́n sí ìjọsìn fọ́lọ́run eh, ọba nìkan ṣoṣo so a sàlàyé ilé ìfún wa so wọ́n sọ fún wa pé lẹ́yìn ilé Ànábì sallallahu alaihi wasallam ṣe kíni Ànábì sallallahu alaihi so anabi sallallahu alaihi wasallam bẹ̀rẹ̀ sí ṣe dáwà gbangba àwa sàlàyé àwọn maratibu tí anabi sallallahu alaihi wasallam fi ṣe dáwà gbangba yìí pẹ̀lú ọ̀rọ̀ ibn al-qayyim ọ̀dọ́ maratibu yìí gbogbo ẹ̀ náà ló kó sínú so gbogbo okò gbogbo ẹ̀ sínú so àti kíkín àti ti sirriya àti jahriya so martaba méjì so ibn al-qayyim òun kó gbogbo ẹ̀ sínú pẹ̀lú ìpín gbogbo ẹ̀ sí márùn-ún sọ pé al-martabatul ula òun kíni an oye athani àwọn ni dharu ashiratihi al-aqrabi athalitha àwọn ni indharu qawmihi arọ́bí àwọn ni ma atahum min min qablihi wa humul arabu qatibatan so indharu al-arab qatibatan ulẹ́lẹ̀kẹ́ni indharu al-arabi so but ibn al-qayyim ó sọ pé inzaru qawmin ma atahum min nadhirin min qablihi wa humul arabu qatibatan sanaka le shotina inzaru al-arab قاطبة خامسة انذار جميع من بلغته دعوته من الجن والإنس إلى آخر الدهر so إلى آخر الدهر so àwa ti ṣàlàyé انذار عشيرته الأقربين àti ṣàlàyé rẹ̀ wa so àti ṣàlàyé eléyìí fún wa so àti ka àwọn hadithi tí al-Hafiz ibn Kathir na kó wá lábẹ́ tafsiri ayayi so nínú àwọn nǹkan tí al-Hafiz ibn Kathir tí wọ́n ṣe tí wọ́n mójútó gan nínú tírà wọn nínú nǹkan tí tafsir ibn Kathir tó tamayyaza pẹ̀lú rẹ̀ òun náà ni pé ó kó sírọ̀ sínú gan so tafsir ibn Kathir kó sírọ̀ sínú gan gan so kódà ju àwọn tafasiri mi lọ torí pé gbogbo tafasiri ló ma ní mizar in tó fi jù nǹkan yóò lọ oye so ilé ìbóyá àwọn masáìlì fiqh ó ó fẹ́nu so nínú àwọn nǹkan tí tafsir ibn kathir ti tẹ́yẹ̀ máa ń wà nǹkan kan pa sí ọ̀rọ̀ pé ok mo fẹ́ mọ̀ nǹkan kan nípa sí ọ̀rọ̀ ó súnmọ́ pé áyà yìí áyà yìí áyà tó ní nǹkan kan ń kúnnù sí ọ̀rọ̀ ni ẹ jẹ́ lọ wo tafsir ibn kathir ó súnmọ́ pé yìí bá ń bẹ̀ so àwọn áyà àwọn hadith kan wà tàwa kà fún wa so lábẹ́ áyà ya wá ka àwọn hadith kọ̀ọ̀kan fún wa akọ́kọ́ ka yìí tá nabi sallallahu alaihi wasallam fi gbogbo wọn tá nabi ní ya sabaha so èyí tá nabi sallallahu alaihi wasallam fi pe fatima sofia al-abbas àti gbogbo wọn a nínú àwọn hadith dáwọ́ka fún wa náà aka hadith aliyu kan fún wa sárántí so hadith pé annabi sallallahu alaihi wasallam ó pé àwọn bóyá bí àwọn èèyàn tàti nínú Quraysh kó wá sóúnjẹ fún wọn sójọ́ so a wà rí pé al-Hafiz ibn Kathir wọ́n mọ́ àwọn hadith wọ́n máa wọn ṣàwáhìdà àbáwọn tàwábí àwá fún but hakikatan hadithi yìí da'ifun so isnadu rẹ̀ da'ifun isnadu rẹ̀ wáhín tálifun halik so torí pé nínú isnadu rẹ̀ wọ́n ní Ibad ibn Abdullahi wọn bẹ al-Asadi wa huwa da'if wọ́n ní wa fihi sharik sharik náà wọn bẹ sayyi'ul hifdh so shariki wọ́n bẹ̀ sayyi'ul hifz so o tún wá ní an'ana látọ̀dọ̀ al-a'mash wal-a'mash hurmiya bit-tadlis so àwọn àfá ti àwọn hadith yẹ pọ̀ gan so hadith zaka fún akwá annabi sallallahu alaihi wasallam gbáwọn èèyàn àti ẹ̀tún kanú ọ̀rọ̀ ibn kathiri náà pé riwaya ká ti ẹ̀wà táwọn àwọn Shia àtàwọn ti ẹ̀tún ma ń lò pé wàlíyì so eh, ní pé láti tipẹ́tipẹ́ so wọ́n ma fi ń sọ àwọn Shia máa fi lo ọ̀rọ̀ yẹn láti sọ pé Àlì ló kọ́kọ́ gba Islam oye so mọ́ fi mọ́mọ́ sọ ni yes nínú ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ ni but kí ló kọ́ rẹ̀ but kìí sọ ló tẹ̀sùn jù so eléyìí jẹ́ nípa yẹn so ká má fi wò pé à bóyá àwọn nǹkan tá ti sọ yẹn ó ti kíni ó ti wọlé báyẹn nìyẹn ara wọn so tó bá ti wá yé lẹ́yìn ìgbà tá Nabi sallallahu alaihi wasallam bẹ̀rẹ̀ sí kìlọ̀ fún àwọn èèyàn rẹ̀ so anabi sallallahu alaihi wasallam bẹ̀rẹ̀ sí kìlọ̀ fún àwọn mẹ̀lẹ́bí rẹ̀ tó súnmọ́jú lẹ́yìn náà anabi bẹ̀rẹ̀ sí kìlọ̀ fún àwọn èèyàn rẹ̀ so lẹ́yìn náà anabi sallallahu alaihi wasallam bẹ̀rẹ̀ sí kìlọ̀ fún àwọn èèyàn àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí gba islam so àti sọ fún wa lẹ́yìn ìgbà tí anabi kìlọ̀ sọ fún àwọn mẹ̀lẹ́bí rẹ̀ tán anabi tó kìlọ̀ fún kíni àwọn qawmahu àwọn so uh, that is àwọn kíni àwọn òun ni qawmuhu la, la so thalitha ni inzaru qawmihi so àwọn wo ni àṣírọ̀ rẹ̀ àwọn wo ni àṣírọ̀ annabi àwọn Quraysh qawmu wọn kọ́ eh, al-Arab kan tí bẹ́ta wọn kọ́ so qawmu àwọn ahlu Makkah oye so àwọn ahlu Makkah so àwọn ahlu Makkah ní kíni qawm òun ni àyà yìí tọ́ka sí pé litundhira ummal qura wa man hawlaha so litundhira ummal qura wa man kíni wa man hawlaha ìdí ta fi sọ Kùránì yìí fún wọn ni pé kíni ó wà ní suratul An'am àti suratu Shura torí kó bá kílé fi lọ kú kó bá fi lè kílọ fún ìyá gbogbo olú ìyá gbogbo olú ní kíni Makkah so yí wa man hawlaha àtàwọn tó rọ kírkà rẹ̀ ọ̀dọ́ àwọn tafsiri tafsiri mi àwọn afámi ma àmàmà rẹ̀ wọ́n ni gbogbo àwọn tó rọ kírká rẹ̀ náà ni gbogbo ayé oye ní gbogbo àwọn tó rọ kírká rẹ̀ náà ni gbogbo ayé so ẹwà bọ́yé náà nínú nǹkan tí al-Hafiz ibn Kathir ń sọ wọ́n sọ pé áyà ta ka fún wa pé wa anzir ashirataka al-aqrabin pé kò ta kó áyà kí ni àmà o kí ni ìdí tí al-Hafiz ibn Kathir fi sọ torí pé kí ni torí pé àwọn Nasara máa ń sọ pé àwọn mọ̀lẹ́bí annabi nìkan ni wọ́n rán annabi sí so alhafidul kathir wọ́n sọ nínú ayata ka fún wa láti pé kíni ní pé aya yìí o kò tọ́ka sí pé kọ́sọ̀ yìí kò tako ti kíni tó kò tako ọmọ bal fardun min afradiha tẹbárán ti kẹta ka fún wa so ní pé kódà ẹ tuntun òun náà jẹ́mbẹ̀ torí pé ikhtilafu kí lélẹ̀ ikhtilafu tanawwu lélẹ̀ oye torí àwọn ọ̀nà sọ́rọ̀ mọ́ ń lò dáadáa ní pé àwọn arbánikan pé a ah, ṣebí nínú Kùránì yìí náà nínú Kùránì gbówà ní Kùránì náà ní pé and we have sent you to the mother of city and those around it so bọ́n ṣe ma kàá ní hmm. oye so ara oye so àkílùkọ̀ ah, ìdí tí al-Hafiz Ibn Kathir fi ń sọ níyẹ pé kò takò tí a mọ̀ so ìyẹn jẹ́ bẹ́ so Allah subhanahu wa ta'ala sún sọ ẹjẹ́ kọ́kọ́ bí wọ́n question yìí nínú tẹ́lẹ̀ sọ ìtumọ̀ ayà ìfún wa litunzira qawman ma unzira aba'uhum fahum ghafilun litunzira qawman ma unzira aba'uhum fahum ghafilun láti kìlọ̀ fún litunzira qawman àwọn èèyàn kan ma unzira aba'uhum fahum ghafilun àwọn èèyàn máa sọ pé pẹ̀lú nǹkan tán fi kìlọ̀ fún àwọn bàbá wọn fahum ghafilun whereas ma ní àfíà lọ́wọ́ mẹ́ litundhira qawman ma undhira aba'uhum láti fi kìlọ̀ fáwọn èèyàn kan tó yí pé wọn ò kìlọ̀ fáwọn bàbá wọn oi láti fi kìlọ̀ fáwọn èèyàn kan tó yí pé wọn ò kìlọ̀ fáwọn láti fi kìlọ̀ fáwọn pẹ̀lú orún kẹta fi kìlọ̀ fáwọn bàbá wọn ẹ̀lú tó wá fẹ́ lójú tafsiri nù sára mẹ́náfíà ni lè tún zira qawman láti lè kìlọ̀ fáwọn ẹ̀kọ́ tó sì pé kíni ma ń zira aba'uhum wọn ò kìlọ̀ fáwọn bàbá wọn eléyìí ti mọ̀ pé ọlọ́run ọgbọ̀ ọ̀sà ìmọ̀ kankan àwọn tó mọ̀ sọ pé eh, ahlul millah tí wọ́n sà dúró lórí kíní ẹ̀ ahlul fitra ah, àwọn masala nínú Majmu' al-Fatawa ah in tí Ibn Taymiyyah fi sọ̀rọ̀ rẹ̀ ogun gan ogun gan àwọn tó gbáwọn èèyàn ti fa fa fa fa fa àwọn èèyàn ti fa so ọlọ́run ọba òsà ìmọ̀ pé òun rán ọlọ́run ọba ma gbogbo ẹ̀nà ọlọ́run ọba ni litunzira qawman ma unzira so ní ìfihàn pé kíni ọlọ́run ọba subhanahu wa ta'ala ah, òun rán nabi sallallahu alaihi wasallam sáwọn èèyàn sọ̀nà ọba subhanahu wa ta'ala ra annabi sallallahu alaihi wasallam sáwọn yare àìsí sọ fún wa pé aya fasda' bima tu'mar so ní pé ó fi aya tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala sọ pé kánàbí ṣe kíni kánàbí fi ewónú méjì jẹ́ bí ní bèrè sáyà tọ́lọ̀ ọba sọ pé kánàbí ma ṣe da'wa sirriya mani àbí aya tọ́lọ̀ ọba fi sọ pé kánàbí ẹmọ gbọ́ ṣe áyà tọ́nà bá fi sọ fún ànábì pé má ṣe dáwà sirriya ma má ṣe dáwà jahariya àbí áyà tọ́ fi sọ pé má ṣe dáwà sirriya ma torí pé torí pé in ta fi wárí ni ẹ pé al-Hafiz at-Tabari àwọn sọ nínú tafsiri wọn ìgbé àyà yìí ni Ọlọ́run bá fi stọ́pù

láwọn àsìkò tán nabi sallallahu alaihi wasallam pàápàá jùlọ lọ́wọ́ bẹ̀rẹ̀ dáwà nabi sallallahu alaihi wasallam nígbàtí wáhí bẹ̀rẹ̀ sí ń sọ kalẹ̀ táwọn èèyàn náà ti gba islam ta ìṣẹ̀lẹ̀ kan náà tún ṣẹlẹ̀ so àwọn ìṣẹ̀lẹ̀ yìí a ma fi bọ àárín àwọn dáwà yẹn bá sí ń sàlàyé àwọn dáwà yẹn kọbari sama àti sama'ul jin al-qur'an so hajjizu khabari sama wa sama'ul jin alkini alkur'an òun ni wípé wọ́n dí ìròyìn láti sama àwọn aljanu sikin wọ́n gbọ́ kur'an so bóòlù sí wá ó wà ní sahihul bukhari hadith 4921 so ni haddathana musa ibn ismail ó ní haddathana abu awana an abi bishrin an sa'id ibn jubair عن ابن عباس رضي الله عنه قال أني انطلق رسول الله صلى الله عليه وسلم ابن عباس لقى إقبواي وهو أنه بخاري أو أنه مسلم أو أنه مسلم إمام أحمد أو أنه ترمذي سبت أسي فعلمي بالي نبات أسي وأنه بخاري أتكين أتي مسلم وني عن ابن عباس قال انطلق رسول الله صلى الله عليه وسلم وني أجيسي رمى بقبرة دي في طائفة من أصحابه láàrin ìjọ kan nínú àwọn sàábé rẹ̀ amidina ila suqi Ukaz láti lọ sí ọjà Ukaz ọjà kan nínú àwọn ọjà jahiliya ni so tún táwọn larwa manna so wọ́n ni wọ́n manna ní Dhul-Qa'dah so wọ́n manna ní Dhul-Qa'dah in bẹ̀nú àwọn akọrin mìíràn tó ti pé kíni inú ọjà yìí ti kọ orin rẹ̀ so wọ́n ni wa qad hila bayna shayatin wa bayna khabari sama wọ́n ni wọ́n sì ti dí láàrin àwọn shayatin àwọn èṣù àti àwọn kíni àti ìròyìn sánmà tàti sun orí bí jí ìròyìn man sánmà wa ursilat alayhimu shuhub wọ́n sì rán àwọn náà sí wọn oye so wọ́n rán àwọn kíni àwọn náà sí wọn so iná tó ń tán mẹ́nàmẹ́nà náà ń pè ní shuhub iná tó ṣe pé wà obvious pé kíní ń tán shuhub so wọ́n ni fàrọ́jà àti shayatin wọ́n ní àwọn shayatin sí kíni shihabu náà ni mufrad so shihab shihab so wọ́n ní fàrọ́jà àti shayatin so wọ́n ní àwọn shayatin wá padà faqalu ma lakum wọ́n ní kílódé faqalu hila baynana wa bayna khabari as-sama wọ́n ní wọ́n ti kọdíwa qala ma hala baynakum wa bayna khabari as-sama wọ́n ni a ah, kò sí nǹkan tó kọdí yí àti ìròyìn sama o illa ma hadath àyàfi pé nǹkan kan ti ṣẹlẹ̀ àyàfi pé nǹkan kan tó ṣẹlẹ̀ ni wọ́n ni fadribu mashariqal ardi wa magharibaha ẹya fadribu so daraba ni yau so fadribu sí túnmà rẹ̀ ní pé lù kí ẹ lọ sí so fadribu mashariqal ardi wa magharibaha ẹ lọ sí ibùyọ oòrùn lórílẹ̀ àti ibùwọ̀ rẹ̀ fanzuru ma hadha al-amru alladhi hadath ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ yìí wọ́n ni fantalaqu wọ́n ni wọ́n bẹ̀rẹ̀ sí lọ fadarabu mashariqa al-ardi wa magharibaha wọ́n sì kí ni wọ́n dé ibùyọ oòrùn lórílẹ̀ àti ibùwọ̀ rẹ̀ yanzuruna ma hadha al-amru alladhi hala baynahum wa bayna khabari as-sama ó kú kí ló kí ni nǹkan tó jẹ́ kí ìròyìn tó kọ́ dí wọn láàrin ìròyìn sẹ́mà so in tó kọrí wọn tí ò jẹ́ kí wọ́n lè rí jíbọ́ má tó sì pé àwọn ṣóhùbù ti pọ̀ so ọ̀rọ̀ méjì làwọn mufasiru ní fọ́rọ̀ yìí so àwọn olùmọ̀ sọ pé before kan tó gbé ànábì sallallahu alaihi wasallam dìde ní pé àwọn àràwọ̀ ní pé kò kí ń lé àwọn àlùjànnú ní pé ẹ̀yìn ìgbà tán tó gbé sallallahu alaihi wasallam dìde ni àmì ni ara ní pé ìgbà tí wọ́n gbé ànábì sallallahu alaihi wasallam dìde ló wá pọ̀ ní pípọ̀ tó lágbára but wà illa àwọn kan yin ma ń lé wọn tẹ́lẹ̀ so yí so wal qawlu thani awfaq wọ́n ni qala fa antalaqa alladhina tawajjahu nahwa tihama ila rasulillahi sallallahu alaihi wasallam bi nakhla wani wa huwa amidun ila suqi ukaz wa huwa yusalli bi ashabihi salata al-fajr wani falamma sami'u al-qur'ani tasamma'u la wani فانطلق الذين توجهوا نحو تهامة wọ́n àwọn tí wọ́n kọjú kọ nahwa tihama gbogbo àwọn ayé àwọn ayé náà ń pè bẹ́ wọ́n ní ila rasulillahi sallallahu alaihi wasallam bi nakhla nípa nabi wà ní ibigi dẹ̀bínú kan wọ́n ní annabi sallallahu tó lápadà wá wọ́n wọ́n ni falamma sami'u al-Qur'an nígbà tí wọ́n wá gbọ́ Qur'an tasamma'u lahu wọ́n sì kí ni wọ́n farabalẹ̀ gbọ́ wọ́n sì kí ni wọ́n farabalẹ̀ gbọ́ faqalu hadha alladhi hala baynakum wa bayna khabari as-sama wọ́n ni aaa nǹkan tí ó kọ́ díyín láàrin ìrò láàrin àti àwọn òròyìn tẹ́mọ́ jínsẹ́mọ̀ nìyàn so àwọn aljanu gan ti rí quwwa Qur'an wọ́n wò pé ah nǹkan tó lè kọ́ díwa náà ni wọ́n ni fahunalika raja'u ila qawmihim ibẹ̀ náà ti wá sí kíni náà ti wá padà sọ́dọ̀ àwọn aljanu bí ti wọ́n náà faqalu ya qawmana wọ́n sọ pé àwọn èèyàn wa inna sami'na qur'anan ajaba so aya suratul jin pé yahdi ila rushdi fa amanna bi wa lan nushrika bi rabbina ahada so ni wa anzala Allahu azza wa jalla ala nabiyyihi wọ́n ní Ọlọ́run bá wá sọ kalẹ̀ fún annabi rẹ̀ pé kul uhiya ilayya sọ pé wọ́n ti sọ kalẹ̀ fún mi náà wáhíyò annahu stama'a nafarun min aljin nípa àwọn ọjọ́ kan nínú àwọn jẹnu wọ́n gbọ́ wọ́n tẹ́tí that is wọ́n tẹ́tí gbọ́ wọ́n ní wa innama uhiya ilayhi ẹmọ gbọ́ ẹmọ gbọ́ ẹmọ gbọ́ nabi sí mọ̀ pa àwọn aljẹnu sọ̀rọ̀ ní pé kí ni wọ́n sọ wáhí kalẹ̀ fún tàbá tó wọ́n padà lọ síbi musnad imam ahmed tàbá padà sí ní musnad imam ahmed tàbá ka ẹgbàwá tó wà ń bẹ tàbá ka ẹgbàwá tó wà ní musnad imam ahmed so wọ́n wọ́n sọ bíbà wọ́n a ah, ibn abbasin radiyallahu anhuma qal wọ́n ní ibn abbas sọ pé pẹ̀lú isnadi padà lọ sọ́dọ̀ ibn abbas náà ni wọ́n ní ma qara'a rasulullahi sallallahu alaihi wasallam ala aljinni wala ra'ahum in tó bẹ̀rẹ̀ ti isnadi ibn abbas ni ọ̀rọ̀ yìí nílẹ̀ dọ́rọ̀ ibn abbas torí pé bó ṣe wà nù bí ó wà nù àwọn riwayat mi na ẹ̀rí kó wà nù so wọ́n ní ma qara'a rasulullahi sallallahu alaihi wasallam ala aljinni ní pé ànábì ò ká fáwọn aljannu wàlá kíni wàlá rọ̀ ahùn bẹ́ẹ̀ sì ní kò rí wọn wọ́n ni intalaqa rasulullahi sallallahu alaihi wasallam fi so hadith ta so a máa ah. so ànábì sallallahu alaihi wasallam ò ká kankan bó aláfẹ́fẹ́ sí àyà tó wà ní so bó láti fẹ́ se àyà tó wọ́n suratul Ahqaf ẹ mo bo ran àwọn olùmọ̀ ẹ mo gbon kan tí Ibn Kathir sọ Ibn Kathir na mọ́ ìgbàwá ìwánu tafsir Ibn Kathir wani wa hakadha rawahu Ayyub oní bí Ayyub ṣe gba e gbàwá nìyẹn عن سعيد بن جبير عن ابن عباس وكذا رواه العوفي عن ابن عباس أيضا بمثل هذا السياق بطوله وهكذا قال الحسن البصري innahu alayhi salam ma sha'ara bi amrihim ní pé anábí o mọ̀ pàwọn aljanu gan gbọ́ngbà yìí hatta unzila alayhi bi khabarihim tí sẹ́m se kíni títí tí wọ́n fi sọ ìròyìn wọn kalẹ̀ fún so tí sẹ́m fi sọ ìròyìn wọn kalẹ̀ fún ẹwọ́ pé àwọn hadithi mi wà ẹwọ́ hadithi abu huraira hadithi abu huraira rawa tó wọnú sahihain so ní pé tán nabi sallallahu alaihi wasallam sọ fún Abu Hurairah kó lọ bá wọn mú nǹkan wá tó wọn fi tábà so Abu Hurairah wá mú egun wá oí so wọ́n ní àwọn àlìjànú ti bí mí wọ́n ní kí n bá wọn bí mí ní pé fún záàdì àwọn mo wá bá wọn bí Ọlọ́run Ọba pé àwọn egun táwọn mùsùlùmí bá jẹ so tó má dá ọkọ̀ Ọlọ́run Ọba lé lórí so yí so kí lọ́kọ̀ so ó túnmọ̀ pé Ànábì sallallahu alaihi wasallam converse pẹ̀lú àwọn àlìjẹ̀nú oi àtàwọn instances mi àtàwọn instances mi bó ara ti fẹ́ ṣe tawfiq láàrin ọ̀rọ̀ tí Ibn Abbas sọ yìí àti àwọn àwọn àhàdìsì mi Al-Hafiz Ibn Hajar sọ pé nínú Fathul Bari nínú kitabu manaqibil ansar ó ní báàbù dhikril so Al-Hafiz Hajar sọ pé taqaddama al-kalamu ala al-jinn wọ́n ni ọ̀rọ̀ ti wá nípa àwọn aljannu fi awa'ili bad'il khalq níbi àwọn bẹ̀rẹ̀ bọ́lọ̀wọ́ bá sì bẹ̀rẹ̀ dẹ́dà bima yughni 'an i'adatihi pẹ̀lú nǹkan tó yí pé kò ní bùkátà sí kátún padà sí ma wọ́n ni qawluhu wa qawlu Allahi 'azza wa jalla qul uhiya ilayya annahu istama'a nafarun min al-jinn al-aya wọ́n yuridu tafsira hadhihi al-aya wọ́n ni a in tó gbà lérò ni tafsira aya yìí so that is hadith kan ni wọ́n refer rífà be hadith yẹn padà mọ́ wa so hadith yẹn padà mọ́ wa wọ́n waqad ankara ibn abbas wọ́n ibn abbas is si deny pé annahum mujtama'u bin nabi nípa àwọn jọ kó yọpọ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam kama taqaddama fi salah gẹ́bọ́ ti ṣe síwájú nínú kitabu salah min tariqi abi bishr an sa'id ibn jubair an ibn abbas qala ó ní ma qara'a an-nabiyyu sallallahu alaihi wasallam ala al-jinn wala ra'ahum alhadith wọ́n ní wa hadithu abi huraira fi hadha albab wọ́n ní hadith abu huraira òun sì wánú abala ta fẹ́ sọ òun wánú òun náà ló kàn lẹ́yìn hadithi tí alhazi ibn hajar fẹ́ sára yìí wọ́n ní wa in kana zahiran fi ijtima'i nabi sallallahu alaihi wasallam bil jinn kódà kó fi hàn pé annabi sallallahu alaihi wasallam ń kójọ pẹ̀lú àwọn aljannu wọ́n ni wà hadithihi ma'ahum ó sì dákọ pé ó bá wọn sọ̀rọ̀ lakinnahu laysa fihi annahu qara'a alayhim kò sí mẹ́ kó ka Qur'an fún wọn wala annahum aljinna alladhina istama'u alquran kò sì sí tí wọ́n gbọ́ Qur'an لأن, فيه ح... لأن في حديث أبي هريرة أنه كان مع النبي صلى الله عليه وسلم ليلة إذن نقول pẹ̀lú النبي لور وجوين وأبو هريرة أبو هريرة سيري إنما قدم على النبي صلى الله عليه وسلم في السنة السابعة ال... آ... المدينة وني ìgbà tó صلى النبي نيولو كيجي odun keje وني وقصة استماع الجن للقرآن إتاك بي ìtàn pé àwọn alìjànú gbọ́ Kùránì yẹn o kana bi makkata qabla al-hijra òun wà sí kí ni Makkah lòun ti ṣẹlẹ̀ síwájú kánàbí tó ṣe hijra so yí torí pé nínú àwọn tíra sírọ̀ wọ́n ma ń da àwọn kíní ipò rẹ̀ ẹ̀rì pé wọ́n dákọ̀ hadith ibn abbas clear pé ní maka ló ti ṣẹlẹ̀ nítorí kí n sókò Ukab oye wọ́n ni fayajma'u bayna ma nafahu a wá lè combine láàrin nǹkan tí ibn abbas negate wa ma athbatahu ghayruhu àti nǹkan tẹ́lómi ṣe gini tẹ́lómi fi rinlẹ̀ bí ta'addudi wufudil jinn ní tààlẹ́fisọ́ ní pé ah, àwọn àlìjẹ̀nú tó wọ́n bá nábi ṣe gini wọ́n pọ̀ kìí sí àwọn aláwọ̀kọ́ tó ń gbọ́ Kùránì nìyẹn nìkan kìí sí àwọn tí wọ́n wá tánṣe kíni tí wọ́n kójọ pẹ̀pọ̀ láàrín tí wọ́n bá nẹ́bì sọ̀rọ̀ nìkan so yí sallallahu alaihi wasallam wọ́n ni fa amma ma waqa'a fi makka wọ́n ni ẹ̀rí tó ṣẹlẹ̀ ní makka fa kana listima'i al kama waqa'a fil Qur'an gẹ́gẹ́ bó sí bọ́lọ̀ bá sí náà rẹ̀tẹ̀ ní Qur'an wa amma fil Madina wọ́n ni ẹ̀rẹ́ tó ṣẹlẹ̀ Madina yẹn fali su'ali anil ahkam nípa kíni nípa àwọn nǹkan tó jọmọ́ ìdájọ́ ni wa dhalika buyyina fil hadithaini al madhkurain eléyìí wọ́n sì ti ṣàlàyé rẹ̀ níbi hadith méjì náà ó kílẹ̀ mẹ́ wọ́n ni wa yahtamilu ó tún possible náà wọ́n ní ó tún pọ́síbù náà bóòlù sí pọ́síbù wọ́n ní wa yahtamilu an yakuna al-quduma ath-thani ní pé ìdé ẹlẹ́ẹ̀kejì táwọn aljannu dé sọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam láti wá gbádáwà wa huwa alladhi yadullu alayhi hadithu ibn Mas'ud òun sì ní hadith ibn Mas'ud dálé lórí kama sanadhkuruhu gẹ́bà sí padà dákọ̀ wọn wọ́n ni wa amma hadithu abi huraira wọ́n ni ẹ̀rí hadithu abi huraira falaysa fihi tasrih kò sí ń bẹ̀ pàn nábi sọ ọ̀dọ̀ medina ni kíni ni abu huraira ti gbọ́ bò kò clear pé kíni medina ni ló ti ṣẹlẹ̀ kíni san nabi anabi kan ni ah àwọn aljannu bí mí fún kan báyìí bọ̀ Abu Hurairah ló ṣẹlẹ̀ sí Abu Hurairah sì gbá látọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam oye wọ́n ni wa amma hadithu Abi Hurairah wọ́n ni ẹ̀rí hadithi ta Abu Hurairah falaysa fihi tasrih kò sí ń bẹ̀ pé wọ́n lámẹ́lẹ̀ bí anna dhalika waqa'a bil Madina wa yahtamilu ó tún so ní ó tún possible pé kíni ní pé bóyá àwọn àlìjẹ̀nú wọ́n visa nẹ́bí bóyá bí lẹ́ẹ̀mejì àti ní kékíní ní Medina náà bẹ̀rẹ̀ so yí báyìí so ní pé torí pé a rí pé àwọn hadithi yìí hadithi yìí Ibn Abbas sọ pé anẹ́bí sallallahu alaihi wasallam umma hadithi ti Ibn Mas'ud wọ́n sọ pé anẹ́bí sallallahu alaihi wasallam kíni anẹ́bí ma ní pé anẹ́bí ma pé àwọn àlìjẹ̀nú gbọ́ hadithi ti Abu Hurairah òun tẹ́ sọ pé ànábì kójọpọ̀ pẹ̀lú àwọn àlùjànnú ẹmọ gbọ́ mẹ́ta ni o hadithi ibn Abbas martaba aláwọ̀kọ́ ni òun sọ pé ànábì sallallahu alaihi wasallam ma àyàfìgbà tọ́nà bá tó sọ kín tó tó sọ wá ìkàlẹ̀ fún àbí hadithi ibn Mas'ud òun sọ pé kín òun sọ pé ànábì ma òun sọ pé ànábì sallallahu alaihi wasallam ma so àbí ó ń sọ nǹkan kan báyìí kàkà hadithi ibn Mas'ud yẹn so ah, so bóyá kàkà hadith but hadith Abu Hurairah sọ pé Ànábì sallallahu alaihi wasallam kójọ pọ̀ pẹ̀lú kín ó kójọ pọ̀ pẹ̀lú àwọn àlìjẹ̀nú ó sì sọ nǹkan tí wọ́n béèrè lọ́wọ́ wọn ó sì sọ àdúrà tó mú bá wọn bẹ̀ náà bá fún oí so gbogbo eré wọn se kín wọ́n fi hàn so yìí tí wọ́n fi ń ṣe tàwífíkì láàrin wọn nìyẹn pé ó túnmọ̀ pé ìwà táwọn àlìjẹ̀nú wá ó tààdádá ó sọ̀tọ̀tọ̀ ó ṣe kín ó ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ so yí káka ti hadith ibn Mas'ud bó sì wá nínú ẹgbàwá al-Hafiz ibn Kathir mú wá nínú tafsir ibn Kathir ẹmọ bọ́ so ẹmọ bọ́ ibn Kathir sọ pé ọmọ ah, ah, ìsinádọwà bí ibn Sa'ad sí mọ́ an Abdullahi ibn Mas'ud ó ní qala habatu ala nabi sallallahu alaihi wasallam wa huwa yaqra'u al-Qur'an wọ́n ní aljannu sọ̀kalẹ̀ sáà nabi sallallahu alaihi wasallam nígbàtí ń Qur'an bí bátúni náklá that is ibi igi kése inú igi o that inú àwọn igi àti sàwọn igi tó pọ̀ wọ́n ní falamma sami'uhu qalu ansitu nígbàtí wọ́n bọ́ wọ́n ní ẹ̀tẹ́tì oníkọ́lá sọ wọ́n ní wa kanu tis'atan ahaduhum zuba'a so wọ́n ní ni wọ́n wọ́n ní ìkanu so àbí bóyá kọrẹ ni wọ́n ní fa'anzala Allahu azza wa jalla wa idh sarafna ilayka nafaran min al-jinni yastami'una al-Qur'an falamma hadaruhu qalu ansitu falamma qudiya wallaw ila qawmihim munzirin ila qawlihi dalalin mubin ẹ̀rì pé riwaya ilé so tako ti Ibn Abbas kò tako ilé yóò tako in tó náà sọ náà ni pé kíni wọ́n gbọ́ náà ni àbí wọ́n Ibn Kathir ni fahadha ma'al awwal min riwayati Ibn Abbas wọ́n ní ilé ìpapọ̀ mọ́ aláwọ̀kọ́ ta ti kọ́kọ́ gbà wá nínú ti lọ́tọ̀dọ̀ ibn abbas yaqtadi so necessitate pé anna rasulallah sallallahu alaihi wasallam ní kí òjíṣẹ́ rán ọba o lam yush'ir ila qawmihim lẹ́yìn náà wọ́n padà lọ sódọ̀ àwọn èèyàn thumma ba'da dhalika wafadu ilayhi lẹ́yìn náà wọ́n sí kí wọ́n ṣe wá dé sọ́dọ̀ ànábì so wọ́n ni arsalan qawman ba'da qawmin wọ́n dé àwọn kan dé àwọn mítún wọn àwọn míwá àwọn mítún wọn wọ́n ni wa fawjan ba'da fawjin wọ́n ni kama sayati bi dhalika al-akhbar wọ́n ni gẹ́gẹ́ bí àwọn ẹgbàwó sí mú wa fi mawdi'iha láyé rẹ̀ wal athar mimma sanuriduha ha'una insha Allah ta'ala wa bihi thiqa so olóhun Ibn Kathir sọ fáwọn padà mọ́ wa ẹmọ́ agbóyin tàà fẹ́ lò ní pé ẹmọ́ wo wọ́n ni fa amma ma rawahu al-Bukhari wa Muslimun jami'an wọ́n ni ẹ̀rí nǹkan tí Bukhari àti Muslim gbà wá lápapọ̀ an Abi Qudama pẹ̀lú isnadi tó padà lọ́sọ́dọ̀ Ma'n ibn Abdurrahman ó ní qala sami'tu abi that is bàbá rẹ̀ Abdurrahman ó ní qala sa'altu Masruq ta Masruq báyìí bàbá rẹ̀ ní abi ó ní man áádánà nàbíyà sallallahu alaihi wasallam laylata stama'ul qur'an man áádánà tàbí áádánà a'lama oi áádánà a'lama ìtumọ̀ ní pé ta ló fi ma nabi sallallahu alaihi wasallam lọ́jọ́ tí wọ́n sí kíni lọ́jọ́ táwọn aljannu gbọ́ qur'an wọ́n ní faqala haddathani abúka ó ní bàbá rẹ̀ ṣe kíni bàbá rẹ̀ fún mi ní ro yàní ibn Mas'ud nìyẹn oye so ibn Mas'ud nìyẹn so ó ní annahu adhanatuhu bihim shajara ní pé in tó jẹ́ kí annabi sallallahu alaihi wasallam mọ̀ páwọn aljannu wà òun kíni òun igi kan pé igi kan ló sọ fún annabi pé àwọn aljannu wà lára ndò wọ́n gbọ́ kíni wọ́n gbọ́kọ̀ eléyìí ṣe bàáyìí dára torí páwọn igi mọ́ sí kíni wọ́n mọ́ sọ̀rọ̀ sáà nẹ́bí sallallahu alaihi wasallam gẹ́bù sí ilé àwọn òjìzáta nẹ́bí ẹ ma gbọ́ Ibn Abbas sọ pé ara wáhì ni Ibn Mas'ud sọ pé kíni ní pé igi ló sọ fún so Ibn tàbú rẹ̀ ọ̀n ti padà clear bí but eléyìí ló tún fẹ́ dá ìṣkálì lẹ wọ́n ní ẹmọ bọ́n kan tí Ibn Kathir sọ Ibn Kathir sọ pé fayahtamilu an yakuna hadha fil marwati ula ويكون إثباتا مقدما على نفي على نفي ابن عباس wọ́n ni ó possible kó ṣe pé bóyá ilé bóyá gbà aláwọ̀kọ́ ló ṣẹlẹ̀ ó sì tún possible tó yẹ pé ìsìbáàtì ni walmuthbitu muqaddamun ala ala al-munfi ẹni tí ń fi nǹkan rinlẹ̀ so a ṣe kíni a gbọ́lá fún ju ẹni tí ṣe kíni ẹni tí ń kọ̀nkan lọ ẹni tí ń kọ̀nkan ma ni bẹ̀yìn tó fi rinlẹ̀ wọ́n ṣe kíni òun ma ni wọ́n ni wa yahtamilu an yakuna hadha fi ba'd al-marrat al-muta'akhirat eléyìí tún ṣe pé kíni ó possible kó ṣe pé kíni láwọn ọwọ́ ọ̀gbẹ̀yìn ni wọ́n ni wallahu a'lam wọ́n ni wa yahtamilu ẹ̀rẹ̀gbẹ́ àwọn alfáàdì tí Ibn Hajar náà lónìí possible an yakuna fil ula ní pé ó possible kó yí pé ìgbà aláwọ̀kọ́ yẹn náà ni ìgbà tí Ibn Abbas yẹn náà sọ náà títí igi kan fi sọ fún wọn ay a'lamatuhu bi istima'ihim wallahu a'lam so ọ̀rọ̀ al-Hafiz Kathir ìwòláfẹ́mù Ibn Abbas yaqul ara wahyi ló fi ma nabi sallallahu alaihi wasallam Ibn Mas'ud yaqul shajara ló fi ma nabi sallallahu alaihi wasallam oi so ní pé gbogbo wọn sì ń repeat sí òru kíni òru táwọn aljannu ṣe kíni tí wọ́n gbọ́ Qur'an náà so ibayin so akínúkọ̀ but tawfiq táwọn àfáà sí náà ni wípé àwọn ihtimali àwọn ihtimali ní pé wípé ah, ẹ̀rí pé ibnu ah, ibn hajar wọ́n sọ pé rahimahullahu ta'ala ó ní ah, wọ́n ní wa yahtamilu an yakuna al-qudumu thani kana aidan bi makkah wa huwa alladhi yadullu alayhi hadithu ibn mas'ud so sọ pé laylatu istima' al-qur'an boyo náà tún pọ̀ náà ni oye bóyá kìí sí orú kan náà sí gini na gbọ́ Qur'an kìí sí orú kan so sí àyíbá yìí so yíbá yìí so nínú àwọn kan tí wọ́n tún máa ń sọ ń pa gbígbọ́ táwọn aljannu gbọ́ Qur'an nínú àwọn kan tí wọ́n sọ ń pa rẹ̀ ni pé Ànábì sallallahu so Ànábì sallallahu alaihi wasallam darí bọ̀ láti Taif ni bẹ́ẹ̀ ni àwọn ìgbàwà mi ẹmọ bọ́n kan tí al-Hafiz ibn Hajar sọ pàdé ibn Hajar sọ pé wa qawlu man qala ọ̀rọ̀ àwọn tán sọ pé inna wufud al-jinn ní pé àwọn àjọ àwọn aljannu àbí báwọn aljannu ṣe wáyẹn kana ba'da ruju'ihi min at-Ta'if ní pé lẹ́yìn gbàtà nabi sallallahu alaihi wasallam padà láti Ta'if ni a ń padà sallallahu alaihi ní pé kò clear mẹ́ pé ah ní pé wọ́n ti kọ́kọ́ ní pé ah ní pé kò clear pé lẹ́yìn ìgbà tí Ànábì darí Taif ni torí pé ó ti kọ́kọ́ nílẹ̀ pé kíni àwọn kan ti ṣe kíni àwọn kan ti wá wọ́n ti wá gbọ́ Kùránì so uh, fi rami shuhub li hirasati as-sama' min istiraq al-jinn hadith ibn ibn Abbas ni yo ní pé tó clear nínú hadithi tó ń sọ pé wọ́n ń fi àwọn kílùkọ rẹ̀ àwọn náà fi ń lè àwọn àlìjẹ̀nú kama fi jí àkílùkọ rẹ̀ kama fi jí nǹkan ọ̀rọ̀ sánà gbọ́ wọ́n ni dalun ala anna dhalika qabla al-mab'ath an-nabawi wọ́n ni ìyẹn qabla al-mab'ath an-nabawi wa inzal al-wahyi ila al-ard ní pé ìyẹn síwájú kan tó gbà nábì dìde àti síwájú kan tó sọ wáhì kalẹ̀ that is ìbátan dí kọbàrù sánmà that is ìgbà tán dé kọbàrù sánmà náà sọ kìí gbàtán gbọ́ kùránù wọn sáré gbọ́ kùránù kan tó gbà náà dìde àbí bọ̀ ìgbà tán dé kọbàrù sánmà ní kíni before kíni before kan tó sọ wáhì kalẹ̀ lẹ́yìn ìgbà tán wá tán wá bẹ̀rẹ̀ sí sọ wáhì kalẹ̀ wọ́n á rí pé ìdítà fi kíni ìdítà fi dí kọbàrù sánmà nìyẹn so yé wọ́n ni fakashafu dhalika ila an waqafu ala sabab wọ́n wá padà rí yẹn wọ́n rí sí ìbẹ̀pẹ̀lú pé wọ́n ṣe kíni wọ́n padà rí ìdí tó fi jẹ́ wọ́n ni wàlì dhalik wọ́n ní ìdí ẹni pé lam yuqayyadi tarjama bi qudumin wala wafada ìdí nìyẹn tó ṣe pé tán bá ń sọ̀rọ̀ hadithi wọ́n èé dé pẹ̀lú pé à ah, bóyá àwọn àlìjẹ̀nú kan dé sọ́dọ̀ ànábì àbí wọ́n wùfúdì ní pé kán wọ́n dé sọ́dọ̀ yẹn ní lápapọ̀ torí pé lárúbá lódìdí oríṣiríṣi ọ̀rọ̀ kudum ó dé láti ní àjò wùfúdì ní pé kí ni eh, alwáfúdì ní wọ́n dé lápapọ̀ fún pọ́pọ̀sì kan ọ̀yí so wùrúdì ní pé kí ni kí àdé sí di omi ọ̀yí so wárọ̀dà so kí àdé sí di omi ni so oríṣiríṣi bẹ́ẹ̀ so nígbà tí wọ́n dé ká àwọn èèyàn tí wọ́n dé lápapọ̀ fún pọ́pọ̀sì kan kò àdífihàn o kò wọn ò fi débẹ̀ wọ́n ni summa da'wa lẹ́yìn ìgbà da'wa wá tàkà o man aslama àwọn tó sì gba ìsìlámù gba ìsìlámù wọ́n ni wọ́n ṣe wá dé that is wọ́n dé sọ́dọ̀ Ànábì yẹn gan fasami'u wọ́n wá gbọ́ fa aslam wọ́n wá gba islam wọ́n ní wa kana dhalika bayna al-hijratayn wọ́n ní ìyẹn wà láàrin hijira méjèèjì hijira méjèèjì lọ sí habasha wọ́n ní thumma ta'addada maji'uhum wọ́n ní lẹ́yìn náà wíwá wọn wá ṣe wíwá wọn wá pọ̀ hatta madina kódà tí ẹ pé wọ́n wá madina náà so yí báyìí so a kílùkọ́ rẹ̀ kò jẹ́ bó ṣe jẹ́ kò jẹ́ bó ṣe jẹ́ so tẹ nínú kí la fẹ́ fàyọ ní gbogbo àwọn kẹyìn torí ta bá ń ká ọ̀rọ̀ ta bá ń wo ẹ̀rí ta bá ń ṣe gbogbo ẹ̀ ta bá ń ṣe tawfiq kásà mú ìtàn lọ ìtàn lọ ní pé kíni annabi sallallahu alaihi wasallam àwọn aljanu ṣe kíni àwọn aljanu wá gbọ́ọ̀rọ̀ annabi ní bẹ̀rẹ̀ risala annabi sallallahu alaihi wasallam ní bẹ̀rẹ̀ wahyi ní bẹ̀rẹ̀ ìgbà tí wahyi ń sọ̀kalẹ̀ ìtàn fẹ́ mọ̀ ni àwọn kílùkọ rẹ̀ àwọn riwaya ti ta'addadat ó sọ́tọ̀ọ̀tọ̀ oí ìsọ̀tọ̀tọ̀ yẹn dẹ̀rẹ́ yìí ó ń tọ́ka sí pé kíni ó ń tọ́ka sí tanawwu' náà ni pé àkíní so so ọ̀dọ́ àwọn nǹkan tó wá fẹ́ máa fa ṣúgbà ní pé gbogbo wọn rí fà sí so yẹn náà sẹ́kíni ó tútùmọ̀

so aiwo torí pó tún ní nǹkan mí tí al-Hafiz ibn Hajar tó fi rinlẹ̀ ní pé àníṣẹ́ àwọn wáfdù táwọn dé nínú àwọn aljannu yẹn kìí ṣe nígbà tara ọkọ́ so ó túnmọ̀ pé ọ̀rọ̀ Hafiz ibn Hajar ọ̀rọ̀ al-Hafiz ibn ibn Kathir náà nìyẹn so yí gẹ́bà ìṣe ká fúnra wa ọ̀rọ̀ kódà ọ̀rọ̀ Hafiz al-Bayhaqi so al-Bayhaqi so ibn Hajar mu wa nínú ibn Kathir náà mu wa nínú tafsir ادي كاروي ابن كثير هنا ابن كثير صقي إيه؟ فاما ما رواه البخاري ومسلم جميعا عن ابي قدامه عبيد اني آه، قال حدثني ابوك حديثي ابن مسعود تاب عليك سو so, وان قال الحافظ البيهقي وهذا الذي حكاه ابن عباس رضي الله عنهما إنما هو في أول ما سمعت الجن قراءة رسول الله صلى الله عليه وسلم تيجي ابن عباس صوي يبقى تعمل الجن وكوكو tánàbí ka kùránì wọ́n ni wà alimat halahu wọ́n sì máa ìsìsí rẹ̀ wọ́n ni wà fi dhalika alwaqti lam yaqra alayhim anabi sallallahu alaihi wasallam ká fún wọn wa lam yarahum anabi ò sì rí wọn thumma ba'da dhalika atahu da'i aljin wọ́n ni lẹ́yìn náà àwọn gini àwọn aljannu àwọn olùpẹ̀pẹ̀ ya qawmana ajibu ودعاهم إلى الله وأكو مسجون الله عز وجل كما رواه عبد الله ابن مسعود جابي عبد الله ابن مسعود سيقوا أقبعوا so gẹ́bí Abdullah ibn Mas'ud ṣe gbàwá so gẹ́bí Abu Hurairah ṣe gbàwá so in táwọn olùmọ́ná fi ṣe tawfiq náà ni pé ó sì kíni ó ta'addadat ó pọ̀ so yí báyìí so but mas'ala yìí tó bá clear níwọ̀n bá imam bí tàbátún padà ń wo ọ̀rọ̀ jinnu nasibin so á padà wọ́ so yí so á padà wò so nínú àwọn kan tá fẹ́ wò nínú àwọn kan tó ṣẹlẹ̀ sáà nẹ́bí sallallahu alaihi wasallam nígbà tó wà Mẹ́kà níbẹ̀rẹ̀ kì níbẹ̀rẹ̀ wáhì níbẹ̀rẹ̀ tí wáhì ṣe kíni wáhì ń sọ̀kalẹ̀ so yí so tó bá wáyé báyẹn èyí tó wá kù ma atahum min nadhirin min qablihi wàhúnmùlá arabu qatibatan so wàhúnmùlá arabu qatibatan lakin la'allana naktafi bi hadha but ibi ta ti gbé nìyàn insha Allah so ẹjẹ́ ká dóbá so ẹjẹ́ ká dóbá insha Allah ta'ala a tẹ̀síwájú ní orí bí but tẹ́lẹ̀ bá ti yé so ma qalla wa nafa'a so kọ́ ìdáwà nìyàn wallahu alam